Jọ̀lá ń lọ́wọ́ Yeah. fi àràdà ẹ̀bá kígbé àjẹ́rì wọn lọ́dún. Wọ́n lọ́dún lẹ́yìn gẹ́rẹ̀ mú sọ́fẹ́ ìbí ìbẹ́sẹ̀ ìmú ọmọdá ìkàlà àbí Fọwọ́ sí mọ́tún sọ́fẹ́ fún omi sí fẹ́ìlì. Wọ́n lè jáde sọ́fẹ́ ìmúṣọ́mọ́ ọ̀gọ́ ìwọ̀n ìlú ìmọ̀ ọmọdú lẹ́rìn àríwọ̀ ọdẹ́rì láyé. Yẹ́dì kújẹ́ mi ń kọ́ ìyẹn àmì nùkọ́ ní ìdára òun ìlà ápù. Wọ́n mú lẹ́kùnrin مثل في لا يريد بقدسه جمالا هذا القوم تدري هو من قتل العجام والعجام من بعد أرضه وما ولد رحمن وسنويا وما ولد رحمن طواه بيده فجلها تعالى شيخ كمثله محمد الجمهوري هو عبد الله غير مسبي أو غير مسبي بهبة الأمراء وذلك ذاتي فهو الصفة صفاته باسم الفاعل وليس بسبب المصطفى غير عينه محمد لم يعرفه غير الله تعالى مع النبي لا يولاه صلى الله عليه وسلم النبي لا صادق الله صلى الله عليه وسلم محمد لم يعرفه غير الله يدب جميع غير يعمل كونه تعالى ومن يعقله وهو الآخرين لذلك مسير لا يريم بقدسه كما ذات هذا الكون بدر محمدا قد لا يجعل ولا يجعل ما الورد وما ولد رحمن فهو عبيده فجلاتا حسيج للعقل اسمه بدل هذا المستمر مسجدي من داوم فوق الأرض سلموا ظلمتي فأدراك إلى رجال طلعة عملي وهذا أول الخير منك فإنه تغيره كل الكل يعطيه من فتاه أمرتي آه بذلك آدم رضي الله تعالى آمين Dani, Sheikh Hajar. Radiyallahu ta'ala anhu. Allahu akbar. Dákun níbi tó bá jòkó sí, ìjẹ́ kó pariwo pé àlẹ́ ẹrú. Àlẹ́ ẹrú. Láti sọ agégéláwà, à ń lọ bomi ọba wa dípò ní ọlọ́pù ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Dákun dìde sórí ẹsẹ̀ rẹ̀ sọ pé àlẹ́ ẹrú. Ẹyá àlẹ́ ẹrú. Àlẹ́ ẹrú. Ẹyá àlẹ́ ẹrú. Àlẹ́ ẹrú. Àlẹ́ ẹrú. Àlẹ́ ẹrú. Pàdìyẹ́lẹ́ pàdìyẹ́lẹ́ lórí àjá rẹ̀ ẹ̀yìn apá bí ẹjọ́ pàdé àwọn apá bí kẹlẹ̀ tó pàdé ṣe kàádàm ẹ̀yìn tí bí ẹ̀yìn ẹjọ́ pàdé ara yìí ó yá àlọ́ orí ó yá àlọ́ orí ó yá àlọ́ orí ó yá àlọ́ orí ó yá àlọ́ orí ó yá àlọ́ orí láìlà láìlà láìlì ìbúrò ní pé ìwé àjàmà àlọ́ orí láìlà láìlà láìlì ìbúrò àjàmà àlọ́ orí bẹ́ẹ̀ àyádàkúnlẹ̀ náà ẹjẹ́ káwọn obìnrin wọ́n lọ́dọ̀ ó ní káwọn obìnrin wọ́n lọ́dọ̀ káwọn obìnrin ní ọjọ́ ọlọ́run obìnrin nìkan ní ẹjọ́kùn àbẹ́ ìdàpọ̀ ọkùnrin àtọ́bìnrin ẹjọ́kùn tó rọ lọ́dọ̀ ìlà ìlà ìlà ìlú ohun tí gbogbo ayé fi ń ròyìn náà rí bí sẹ́yà

lékún àlọ́gbé ààrẹ lọ́wọ́ tí ọba tó sọ̀dá ọwà sí lékún àlọ́gbé ààrẹ fún wa gbogbo tí ń jẹ́ ààrẹ orí ọjọ́rọ̀ wà lọ́wọ́ sàtà ààrẹ òkúta gbogbo ìwọ́ba tó ìtọ́kùnrin wọ́n tó kò pọ̀ láti ẹ̀rọ gbogbo tí ń jẹ́ àmọ̀dé gbogbo tí ń jẹ́ àlẹ́ ìgbogbo tí ń jẹ́ àmọ̀dé

ìrẹ̀fẹ́ kí ọ̀rọ̀ mi gùn torí ìjẹ̀tún lọ́rọ̀ ma nígbà tí àwọn ọ̀rọ̀ ti wà ń kalẹ̀. ṣùgbọ́n a ti wá gbọ́ kí mọ́ kí n pé ẹkó dìde kí n tó máa kí n pé ẹkó palẹ̀ máa ti máa lọ lé fún àwọn àgbàlagbà tí wọ́n wá látọ̀nà tó jìnà àti olórí ìjọba tí wọ́n wá pọ́n alkùránì lé lára wa àti àwọn àfáà ńláńlá olórí ìjọ ìjọ ìjọ kọ̀ọ̀kan tí wọ́n pàà náà Muhammad lára wa àtàwọn tó wá látọ̀nà tó jìnà tí ìsẹ̀ Nàìjíríà tí wọ́n ti padà sí ayé wọn lálàáfíà àti àwọn oníwà sí táyé tó ń retí wọn níbò míì tí wọ́n wá pán Al-Kùránì lè lára wa láàrin ìṣẹ́jú kan náà kámú nínú sí àwọn ẹni Ọlọ́run tí wọ́n ṣe dálẹ̀ torí pé wọ́n ti palẹ̀ mọ́ wọ́n ti roko wọ́n ti yẹ̀nà bá ti pé yìí Ọlọ́run ló ṣe o Ọlọ́run ló ṣe o Ọlọ́run ló ṣe o tàbá ti ti fún mọ́ orí mọ́ lóore àtúngbà mo fi kí owó ẹ̀yìn bàbá tí mọ́ ní bá ní máa dákọ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n tó ń gba àsìkò oúnjẹ tó rẹ̀ sí wọ́n wà lè ní kálẹ̀tẹ̀ ti ọ̀dá kámú nínú iṣẹ́ àwọn ni ọlọ́run ká fi kí ọlọ́run lọ́dún yìí kámú nínú iṣẹ́ bàbá Abdulkadir adáfàlá òṣèrà kámú Usman al-Margani al-Asani káwàá gbólóǹkọ̀ọ̀kan tí ò ní pẹ́ kí wọ́n gbé wọn kí fóònù kalẹ̀ kí gbogbo àwọn tí a fẹ́ jà lùbáríkà wọn ní gbólóhùn kọ̀ọ̀kan kálẹ̀ yọ̀dá wọn ẹlákùn ẹjá dúró dáadáa ẹjá sọ pé la ilaha illallah la ilaha illallah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 أكبر الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ملكه على ملكه وإلى نفسه وبنت عرشه وبنت عرشه اللهم صل وسلم سيدنا محمد على سيدنا محمد المصطفى عشبي المصطفى خير خلق الله خير خلق الله والمرسلين وعلى الأنبياء والمرسلين وسابهم وآله وسابهم لله أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله عزمي من الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على الله بسم الله الرحمن الرحيم والذاكرين الله كثيرا والذاكرات عد الله لهم مكرة وأجرا عظيما الله الله الله الله الله الله الله الله الله الله الله الله فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون لا إله إلا الله لا إله إلا الله لا إله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 محمد رسول الله صلى الله عليه وسلم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم واسكن بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الرجال من القول بالغدو والآصال ولا تكن من الكافرين آه، الله آه، الله آه، الله الله الله الله الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأسيلا لا إله إلا الله أمان الأمان لا إله إلا الله أمان الأمان لا إله إلا الله أمان الأمان لا إله إلا الله لا الأمان لا إله إلا الله لا الأمان لا إله إلا الله لا الأمان محمد رسول الله سلطان سلطان محمد رسول الله سلطان سلطان محمد رسول الله سلطان سلطان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 ما في الملك إلا الله ما في الملك إلا الله ما في الملك إلا الله ما في الملك إلا الله ما في الملك إلا الله ما في الملك إلا الله هو الله هو الله هو الله هو الله هو الله هو الله هو الله هو الله الله قيوم الله قيوم الله قيوم الله قيوم الله قيوم الله قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم وكوادانية وعليكم

wá rárá rárá. Kò jẹ́ pẹ́lẹ̀ ráyè wá rárá. Bàbá wa lọ́fà ni wọ́n dúró tì mí yìí. Bàbá wa lọ́fà ni wọ́n tó tàn bàbá wa yìí. Ajì Musa. Alájì wa Musa. Ọ̀rá Musa. Ìsìnlọ́run yànà lógbò. Yànà lógbò. Àwọn náà tún wà ń bí. Ọ̀nà wà ń bí. Bàbá wa ṣe Kamal. Bàbá ṣe Kamal. Adébí. Aládébí. Wọ́n jẹ́ lórí ìjọ kan lẹ́kọ̀ọ́ mí. Lórí ìjọ kan lẹ́kọ̀ọ́ mí. Ọ̀nà wà ń bí. Ọ̀nà wà ń bí. Ìjọba Alifati. Ìjọba Alifati. Alifata. Alifata. Ọ̀nà wà ń bí. Ọ̀nà wà ń bí. Mama Agége wà ń bí. Mama Agége bẹ́ẹ̀. Àbá Buhari náà tún bẹ́ẹ̀ ní. Àbá Buhari náà bẹ́ẹ̀ ní. Gbogbo àwọn àfáà tún kò ń bí rẹpẹtẹ. Bàbá kún bí rẹpẹtẹ. Wọ́n sàǹfààní fún wa. Wọ́n sàǹfààní fún wa. Bàbá wa ṣé Abdulkarim. Bàbá ṣé Abdulrahman. Abdulrahman. Àwọn náà wà ń bí. Àwọn wà ń bẹ́ẹ̀. Mi ò ní jẹ́jọ́ rẹpẹtẹ ọ̀pọ̀. Kò ní pọ̀. Àmọ́ ẹ̀dà níyàn. Gbogbo adájà níyàn. Ọ̀rọ̀ yín lọ́lọ́ lọ́wọ́. Ọ̀rọ̀ wa lọ́lọ́ lọ́wọ́. Ẹ̀jẹ̀ wá láti Ghana. Ghana. Láti Abidjan. Abidjan. Láti Abuja. Abuja. Láti Lọrin. Láti Lọrin. Láti ilẹ̀ Haúsá. Láti Haúsá. Láti gbogbo káàkiri. Rọ́ọ̀bì للنبي غير الأمير صلي على ربي وسلم للنبي غير الأمير صلي على ربي وسلم للنبي سيد الأمير صل يا ربي وسلم للنبي خير الأمير مولد الهادي البشير مصطفى داعي النبي صل يا ربي وسلم للنبي خير الأمير يا أمير خير الكثير قد أتانا بشهيد صل يا ربي وسلم للنبي خير الأمير صداقنا سيدنا وأهبنا بالوفير صل يا ربي وسلم للنبي خير الأمير وصلاة ما سلام للنبي جاب الحريري صل يا ربي وسلم للنبي غير العميري ومن قرب النبي مجتبى العهد الأخير صل يا ربي وسلم للنبي غير ويرى مثل رسول في الأخير صل يا ربي وسلم للنبي غير الأمير أنا باشا كبير من سباه من صغير صل يا ربي وسلم للنبي غير الأمير نورنا منه منير الدجى والبظهير صل يا ربي وسلم للنبي غير الأمير ينصبي في حبك طه عصبي يا سر قديري صل يا ربي وسلم للنبي غير الأمير لست أشكو بالنبي أبدا جالس النبي وسلم للنبي غير الأمير كل مالي كل أهلي لا يقاتل للسبيل صل وسلم للنبي غير الأمير دائما أشكو سقامي هي ترفع من دليلي صلي يا ربي وسلم للنبي غير الأمير صلي يا ربي وسلم للنبي غير الأمير صلي يا ربي وسلم للنبي غير الأمير قلت يا ويقبتا اللهم لا ربا نبو محمد اللهم لا ربا نبو محمد ọlọ́múnládẹ bá wa ṣíkà adam abdullahi lalórí àwọn ni wọ́n sẹ́lẹ̀ rọ̀ tí gbogbo agbègbè fi rọ̀ báyìí tí wọ́n fi rí kó mẹ́ kò ṣe sọ kò ṣe wí wá bá wa tọ́jú àwọn ọmọ wọn látorí mọ̀díròl markaz bàbá wa sí òyàkó bàbá wa ridwan bàbá wa toban bàbá wa jamal bàbá wa abdullah bàbá wa yusuf a ìlúrí gbogbo àwọn obìnrin tí bàbá wa tó adamu bí ọlọ́run wá wọlá tí wọ́n ní gbogbo àyà àwọn ẹni ọlọ́mọ́jọ parẹ́ o èmi ó gbé microphone ọ̀rọ̀ ó tún padà kàn mí táwà dáwákà fúnra wa táṣì gbogbo ẹ̀ ṣùgbọ́n nísìnyí sí àfáwà Musa ti lọ ẹ̀bá wa tó sí wọ́n tún padà bọ̀ náà pẹ̀lú ògbò ọlọ́run bàbá wa lọ́fà ẹ̀bùn wa ní àdúà bàbá wa ní adéyẹmí eh, tọ̀ ó kú àwọn tá wa lọ́wọ́ kẹwàá bá bùn wọn ládùúwà ẹ̀dàkùn ẹjá yọ̀ sí yí báwọn rí ọlọ́run ẹni jẹ́ bá pè wọn kó pè wọn kíákíá èyí tọ́rọ̀ bá ní wó fẹ́ra lè kí lọ́wọ́ mọ́sálásí wa afẹ́ kọ́lọ̀m bá wa dẹ́kìn kejì níjòkó ilé ní ẹbá fẹ́ Allahu Akbar ọlọ́run sì sí kí a mọ̀ ní wọ́n bẹ níyìn ọmọ amẹ́ríkà sì kánà gbogbo wa àmọ́ ọdún wá pọ́n ọlọ́run lé ẹni bá ti ráyè kìí ráyè ṣùgbọ́n àti Jibril ọkùn alójú púpọ̀ ọkùn alójú púpọ̀ àti ọ̀nàrẹ́bù Habibullah àti gbogbo ẹni ni gbogbo wa ẹkùn alójú púpọ̀ àmọ́kí má gbàṣùgbò ní bá tọ́jú máa dúpẹ́ àdẹ́mẹ́mẹ́ o látọ̀dọ̀ bàbá wa ọlọ́rẹ ẹ̀yìn náà wù nǹkan tí bàbá jẹ́ jùlẹ̀ ẹ̀wù nǹkan àmọ́ ọmọ tètè náà ni Ráìdùwà ọlọ́pọ̀ ní nǹkan púpọ̀ MC àti ẹ̀nífẹ́kùn wọn dákẹ́ mọ́ bí yọ́ pàlọ́ fún wa ní àlọ́ àpamọ̀, àbálọ́ àpagbè, àbítà ní ọpa ní kò sí ìtọ́ tẹnu rọ̀ sí ọ̀lá àlùbáríkà ọlọ́mọ alékun láti ẹ̀ náà. Láti sí lọ ẹbá السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kí ẹ̀yin bàbá wa ní ẹ̀yìn mí àti ẹ̀yin bàbá lọ́wọ́ làáfíà nígbàtí a ń ṣiṣẹ́ lọ́wọ́ ní ṣéhò wa Muhammad Tahir láti ìlú Òkèhò ọ̀nà jìnà ẹ̀wọ́ wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run ni wọ́n fi wá wá wá Ọlọ́run ní kanyí lábùkù Ọlọ́run ní kanyí lábùkù bàbá wa lọ́rẹ̀ lànẹ́bì àwọn bàbá wa ilẹ̀ agangagan nù àwọn ni wọ́n tọ́wà dàgbà akìyìn púpọ̀ láti Sùúrùlérè àkì wọ́n tún wá wọ́n náwó wọ́n tún nára tó gbogbo ẹ̀yà àfáà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan gbogbo yínà lákí kákíyà àfá Lukman Markazin ni Jamawi bí ti máa sì náwó gbogbo wánú níjọ́ tí ò sí tó bẹ́ẹ̀ ó ti sọ pé bọ́lọ̀n bá ṣe bẹ́ẹ̀ bóhun ti máa ṣe náà nù ní wọ́n bẹ́ẹ̀ náà ẹlọ́pàá jẹ́ rí àwọn bàbá tó jòkó lọ́kan lọ́kan akí owó ẹyàn àfá àtẹwà ní kalẹ̀ gbogbo ìmọ̀ kàdàmùn tẹ́ ń bẹ lábẹ́ àná Muhammad ẹwà ń wa ní Islam tẹ́ ń fìfẹ́ hàn wa bàbá wa tí wọ́n wà ní kalẹ̀ yìí bàbá sí Abdurrahman àgbàlagbà ni wọ́n fara sí àwọn bàbá sí òní yas púpọ̀ wọ́n sì fara sí àwọn gbogbo àwọn sùúrí òkúsù lọ́nà Tìjàníyà àwọn ni wọ́n jòkó yìí àfáà wa nà kíbùlà sọ́wọ́ fún bẹ́m̀bì kọ̀dìríyà àwọn bàbá tó tún wà lọ́wọ́ àlàáfíà mi bàbá wa ṣe wà ìmáàmù gbogbo agbéje àwọn náà bẹ́ kalẹ̀ markazi ni wọ́n ọmọ ṣe wà dámà ni wọ́n àwọn tá fẹ́ ma pè jáde nísìnyí láti fún lóyè láti kí wọn kú sẹ́ àfáà ni wọ́n tí wọ́n kéwú nígbà tí wọ́n ti ké níbi tí wọ́n ti ké ẹlòmí ké ní markazi ẹlòmí ké níbòmí ṣùgbọ́n torí ìfẹ́ tí èsì pé bọ́yá ẹrù ara mi ló tó bẹ́ẹ̀ wọn a ló wu àwọn láti wá gọ orílẹ̀-èdè lọ́dọ̀ wa ẹbá ni mọ́ wá máa lọ́wọ́ yóò tó nǹkan ọwọ́ tẹ́fẹ́ máa gbà yóò tó nǹkan ẹ̀jẹ̀ rẹ̀ ò tó nǹkan egun náà sálàáfíà tó wọn náà àwọn jẹ́ bẹ́ẹ̀ kájọ máa dára wa lẹ́kọ̀ọ́ pé bọ́yá ti tó nǹkan kan èèyàn tó nǹkan kan lọ́nà kan ká tó wá pé lọ́nà kejì ṣùgbọ́n gbé ọ̀nà zikiri kalẹ̀ nínú Islam kọ ma jẹ́ bí ìgbà tàà gbélé ẹ̀kọ́ náà kalẹ̀ ni delta kọ̀dìríyà wà lọ́dọ̀ wa tìjàníyà wà lọ́dọ̀ wa tí àwọn àgbàlagbà àfáà sì mọ̀ sí tìjàníyà wa ó borí sọ bàbá wa nílé orí wa ilẹ̀ àti gbà tí wọ́n bí àwa ogun dábà sì ṣe kọ́dà títí di jẹta yìí bàbá mọ̀ pé oyè dáfẹ́ wúlò ní pé afẹ́ fáwọn kan láwà ni lọ́nà tìyáníyà bàbá wa ní Gàlátì tó mí sára bàbá wa bàbá wa ní sàkámà àwọn ni wọ́n fún bàbá Músá sọ́lúwẹ̀sì ní òbí wa lọ́wọ́ àbá Músá sọ́lúwẹ̀sì ní òbí wa ni àwágbà lọ́dọ̀ wọn ọlá wípé lánàá àwọn náà ṣe mọ́rídì ní Ìbàdàn alọ́dà kò burú á fún àwọn kan láwà nílé nìí tó bá dọjọ́ tí a tún fẹ́ fi pàmúrẹ́ kẹtẹ́ jù báyìí lọ bàbá wa fi àṣẹ lé gbogbo ẹ̀ mo rò pé tẹ̀rẹ̀ bá gbàgbé níwàtà àti 25 anniversary Nurul Islam ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn bàbá wa ní pàkátà wá ilé owó rìbí níyábàtẹ̀ wà bímọ̀kọ́mí Ibrahim bàbá záwí àwọn ni wọ́n aṣojú bàbá jọ náà wọ́n fún àwọn mọ̀kádàmù wọ́n jọ tó tó bí wọ́n bẹ̀rẹ̀ tó tàlẹ̀ tí ìnàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n fún láwà níjọ́ náà ẹni tí ń jẹ́ tí a mọ̀ ní wọ́n náà ni bàbá tó wà lọ́wọ́ tún mẹ́ bàbá láti di ìrókò bàbá ní ilé sàláti bàbá alájíwa sheik wà ń kalẹ̀ ìjọ Ibrahim pàápàá ẹ́ àwọn náà wà ń kalẹ̀ ìjọ náà bàbá Musa náà wà ń wà ń kalẹ̀ ìjọ náà tí wọ́n jẹ́ wàzírò olùkọ̀dìríyà gbogbo wọn ni wọ́n wá fún wọn láwà ní jọ́nà lọ́hùn ṣùgbọ́n bí kọ̀dọ́ya asá àti rí kọ̀ndíṣàn tí gbà yí mú wá nípa pé àwọn àfáwà sí òmúsá àwọn náà ṣe mọ́sí lánàá mọ́sí sí mílẹ̀ ní àwọn ní kí àfáwà na kíbùlà sọ́rọ̀ àti àfábìlá ìmọ̀kádà bóyá ọ̀fẹ́ dé báyìí wọ́n wà á gbíláwà nínà fáwọn kàdìríyà pẹ̀lú ọgbọ́ ọlọ́run wọ́n sì wé kọ́lá jọ́nà lọ́n méjì gbàgbé tó káàrítọ̀ láàrin kọ̀díyà ní tìjàníà ní àwọn tìjàníà tó jò kó pátápátá láti bàbá wọn sáwí àtàwọn àfáàlá tó wà mẹ́wọ́n ní àá èwo lẹ́ ń pín sí méjì sí kí bàbá wà sílé owó gbogbo ẹ̀ tẹ́ ìgbàgbé jọ́nà tẹ́ ẹ̀kọ́ tún là ń pín yẹ́lẹ́yẹ́lẹ́ àwọn àti bẹ́ẹ̀ náà lè ní bàbá wa táhírù àti bàbá wa ṣéèkù bàkàmà àwọn náà wà ń kálẹ̀ mọ́ ń sàdúrà fún gbogbo ẹni tí wọ́n bá wílàwà ní fún lọ́nà Tìjàníyà Kàdíríyà àwà alọ́gbé hádíyá alọ́fi jíṣẹ́ lọ́dọ̀ bàbá wa ní méjèèjì bàbá mọ́sù àti bàbá wa ní níkíní ilẹ̀ wúrì kí ṣùgbọ́n bàbá láti bàdán wà ń bí ọlọ́rẹ̀ ẹni tó bá fẹ́ ṣe wúrì kí ló kó ṣe kí ni ó kó ṣe ìjòkó náà tí ẹ̀mí ìjòkó náà ń gùn ẹmọ̀ bẹ́ẹ̀ ti bá wà sí ní sókí ẹ sọ̀rọ̀ fún àwọn tafẹ́ wí láwà ní kúta láwà ní òsì ló ń bẹ láwà ní jìbìtì ń bẹ láwà ní aláwo ń bẹ ògbó láwà ní lókúta létì tẹ́ pé ọlọ́run ha àwọn láwà ní ọ̀hún ẹba sọmọráìsì ẹ̀ gẹ́gẹ́ bí àsìkò ẹ kìlọ̀ fún wọn ẹbá wọn sọ̀rọ̀ àwọn náà ti máa sọ tẹ́lẹ̀ àwọn tí wọ́n wé láwọn aléhun kí wọ́n máa sárajọ kalẹ̀ ní pápápápá bàbá wa àgbàlagbà yìí wọ́n náwó wọ́n nára wọ́n fẹ́ kan bọ̀ wọ́n ládùá wọ́n tẹ̀fẹ́ káwà àgbàlagbà kọ̀kan bọ̀ wọ́n ládùá pàápàá ìmọ́mọ̀ agègè bísmìlá afáwọ̀ ọlọ́rẹ̀ ẹ̀fún angúlò méjì ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn mọ̀lá báàbà àrùsì bèèrè jù ọ̀yí nana àìsà ló sọ bẹ́ẹ̀ ẹ kànlẹ̀kùn ọlọ́run pẹ̀lú kẹgbà wẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ púpọ̀ lẹ́gẹ́rì ẹ máa fẹ́ràn ọmọ làkejì jura yín lọ iṣẹ́ yìí ò ní pọ̀ alúwà yìí ò ní pọ̀ àwọn ìmọ̀fẹ́ kọ́ lọ

Tẹ́tẹ́ ìtọ́lọ́run àbí tẹ́ ìtẹ̀sù. Òun ló kúnta. Tẹ́ẹ̀ bá ti gùn mọ́tò tẹ́ẹ̀ bá ti kọ́lé ńlá kò pẹ́ ẹ̀jẹ́ ni Ọlọ́run o. Kò ẹ̀jẹ́ ni Ọlọ́run. Ẹdùkẹ́ wúlò fáwọn èèyàn. Èmi ò ní yọ́rọ̀ mi ó pọ̀ púpọ̀ mọ́. Ṣé ò ti dé? Àwọn àfáà ti wà ń kalẹ̀. Bàbá wo ní sí, bàbá wọ́n sọ̀rọ̀ ní àgbàlagbà ní wọ́n wọ́n ṣàdúrà tí bàbá mukatam àti bàbá nakibu lasara àti àwọn tí a mànìkún tó wá wíláwà ní ọ̀hún bàbá àgbàlagbà bàbá tó abdurrahman afẹ́kẹ́ bá wọn máa ń sọ̀rọ̀ àti mí náà sì ń jẹ́ tí wọ́n gbà lẹ́gbọ̀n wọ́n gbà mí lẹ́gbọ̀n ni ẹ̀gbọ́n tàbí ní gbogbo wa ẹbí mi náà sọ̀rọ̀ Aláàfẹ́ àtúwà. Ìyà ní àkàkọ́ mọ̀ bọ̀. Ayá, ẹ̀rẹ̀ sí máa wù fún àfáwà wọ́n náà àkàrí. Láwà ní sáà ti fọ́kàn yí o, ẹ gbọ́dọ̀ gùn ọyẹ́ o, ẹ bá lò kọ́ ẹ fẹ́ àlò. Thank you. Bàbá ní láwà ní táwà fẹ́ fún. Ọ̀pọ̀dá mú pàrà rí. Láti ìfún awúláwà ní kẹ́sì yìí, láti ìfún. Abálẹ́lé látọ̀bálẹ́lé ní ti wá, ó ti kéwú ní ìkan.

láti lọ bá wọn nílé kọ̀rọ̀ nílọrin nílé wọn ọmọ àfágbà ní wọ́n láti wá tún darapọ̀ máa kékeré yìí ọlọ́run níbi ta ilẹ̀ bí ọlọ́run fàlùbáríkà sí Allahu Allah Allahu Allah wọ́n lè mọ́ fún albarkiya ni ó kàdìríyà ni ọlọ́run albarkiya ni kúrò ní fáṣà mànúwà alálá ilá ìlàlá alájẹ́ tó ti sọ ọlọ́run àkún fẹ́yẹ̀ kún ọlọ́run jẹ́ ní ìrógún ẹwé dáadáa ẹwé dáadáa Àbí túnmọ̀ yí lọ́wọ́ ni ìtàkúrù láwà ní ọ̀rẹ́ ọ̀dọ̀ àfá yìí. Wọ́n ni mẹ́jọ òkúrò àti tó bà wọ́n lọ́wọ́. Ọ̀pẹ́ mẹ́ wọ́n retí rẹ̀ ní. Wọ́n retí rẹ̀ ní jẹ́ àfá sílẹ̀ ìwé tó tú ní àti. <laughs> Tàkúrù Fọ́nà tàbá sílé láàrin yọ lọ. Àwọn ọ̀dọ́nà bàbá mùkádàmù rẹ̀ tí fún ayé ìzì ni wọ́n tí ọ̀rẹ́ bá ti fi wọ́n nípa màálù mọ́tò díẹ̀díẹ̀ wọ́n lè sọ nǹkankan nípa àwọn kojú ọ̀nà náà. Mọ̀kádám Ásán ọ̀pẹ̀ fọ́ọ̀lù. Àlùbáríkà sì ní kó ṣe àwọn iṣẹ́. Bá bàbá bá ní kó ṣe àwọn iṣẹ́. Lọ sí tẹ́bà lọ sí tẹ́bà. Lọ sí bá lọ sàwó. A máa rí àwọn àmì dáadáa. A máa rí àwọn àmì lára wọn dáadáa. Èyí tí wọ́n àwọn mọ́lísìdò wá jèrè lé wa lẹ́nu náà nù. Àwọn bàbá ní mẹ́jẹ̀ fi Allahu ya'lamu al-ghayba. Ọlọ́run ló mọ̀ kọ̀kọ̀. Ìtọ́wà ń tà náà láfi dájọ́. Ìtàrí náà láfi dájọ́. Àmì ìtàrí láfi dájọ́ yìí ọlọ́run sàjọ́ jẹ́ bẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Àmín. Ọlọ́lá ìlà ìlọ́lá. Àmín. Wọ́n sọ́ra fún gbogbo táwọn àfáà wí. Ẹ ti múra ẹ tẹ̀lé ogun tó ní ọlọ́mọjú orí bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ọjọ́ oní ọjọ́ ọjọ́ àmì rere fún yín àmì ìdùnnú fún yín àmì sí ayé yín lórí ìyàwó yín lórí àwọn ọmọ yín lórí mímọ̀ lórí àsìkí lórí fàyàbalẹ̀ gbogbo àwọn tó bá súnmọ́ yín náà kan tara yín sórí rẹ̀ ọlánàbí lọ́dọ̀ ọlọ́run kò fẹ́ dáàmì Ibrahim Mahmoud ilahani kọdìríyà ni La ilaha illa Allah. Rọ́gbà ní Musa. Ọjọ́ kọ́nà ọ̀gbàlagbà ẹ̀kẹ́ tó wájú àwọn ọba kọ́dàmù.

Àbá àmọ́ta, àbá لا إله إلا الله

ọlọ́run sì ní kí ìmọ̀ ó tòkú sí lára bá ti rọ̀ sí ọlọ́run jábá ojú bẹ́ẹ̀ lọ bá àbá tí ń lé tàbá ní wọ́n ti tààjù dí àwọn jẹ máa máa gbádùn wọn púpọ̀ ẹ̀rin ilé Usman òun náà bẹ́ẹ̀ ti jọ máa dédé fi ẹ̀sìn mọ́ra ọlọ́jọ́ bá yín dàgbà ó sì tún lékún ọlá ikú lékún àlùbáríkà fún Àwọn èèyàn rẹ̀ dà. الكريم لا إله إلا لا إله إلا القدس لا إله إلا مقدس مسلم الثلاثين أربعة أفضل كلام Ọmọdé ọjọ́ ilé ìpòsí ní àwọn àkàtí wọ́n ní ọ̀sùn márùn-ún. Ó ní àwọn ó ní àwọn nǹkan tó lọ́wọ́ sí tààrí sáà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn nǹkan tí yẹn lè fi tẹ́sì ọmọ àwọn àfáàkọ́ Ìyá fowó tẹ́sì ọmọ mi. Ìyá fowó tẹ́sì ọmọ mi. Ìyá fobìnrin tẹ́sì ẹlòmí. Ìyá fobìnrin tẹ́sì ọmọ mi. Ìyá lùlù dálẹ̀. Ọjọ́ mójútó wọn bẹ̀rún. Ìyá fobìnrin tẹ́sì ẹlòmí ní tẹ́rbíyà. Lọ́nà tẹ́rbíyà. Wọ́n afowó tẹ́ṣẹ́ lò ní ìwádìí obìnrin dálò níwò. Ṣé wo ìpé owó ìgbé sọ́dọ̀? Ṣé wo ìpé owó ìsọ́dọ̀? Àwọn àti bí ẹnpa gbàgbé. Àwọn ti wẹ́ nípa wọ́n gbàgbé. Ọba tó bí oṣù kan. Ọba tó bí oṣù kan. Bí ọba ti wí mọ́ tán nù. Bí ọba ti wí mọ́ èyí ò lọ nù. Ọlọ mi nù. Ọlọ ọ̀tẹ̀ mi nù. Ẹ̀rọ àmà pé bẹ́ẹ̀ bá fẹ́ lè ṣe mùkádàmù kìkan yóò máa dà wọ́n lómi mu. Ẹ̀fẹ́lẹ́ yóò máa dà wọ́n lómi mu ni. Àwọn ẹran ọmọ kìkan sí pé wọ́n lọ lọ́mọ lọ́kàn kéwú. Ìwọ́n máa lọ́kàn kéwú. Ọwá tó bí ìwò tàà gbọ́jà kadì. Àgbọ́n ìwò tàà gbọ́jà kadì. Ó tó ṣe mùkádàmù. Ó tó ṣe mùkádàmù. Wọ́n aláwọn wáyẹ̀ lábíjan. Wọ́n aláwọn wáyẹ̀ lábíjan. Mú ní kọ́ wá lọ. Àwọn bàbá ní kọ́ lọ. Àmá sí alú àkótó lọ. Àmá sí alú àkótó lọ. Àfá àfá lábíjan jíjẹ. Àfá alẹ́mì mẹ́rin. Àmìlù táwà. Àmìlù táwà. Ọwá lọ bẹ̀. Àbàtọ́ dẹ́bẹ̀. Bí oṣù mélòó lọ lọ bẹ̀ ọdún kan àbọ̀ ló lò. Àwọn afẹ́ padà wálé kò ń fẹ́ kàwé sí. Ọlọ́run fẹ́ kàwé sí ló ń padà wálé. Àwọn ọ̀tọ̀ ń bá wá sunkún pé, ah, Nígbà wọn bá ní ọjọ́ báyìí, adúgbò ìtànfàní fún ọjọ́ ìwọ̀n bínú igbá kí ló dé? Ọba máa lọ. Wọ́n ni wọ́n gbádùn rẹ̀ lù. Wọ́n gbádùn rẹ̀ lù. Ọkọ̀ òdìmù kádàmù dáadáa. Ọkọ̀ òdìmù kádàmù dáadáa. Lẹ́yìn àwọn tẹ́tù ti ṣe tẹ́lẹ̀. Lẹ́yìn àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́tù ìjàníyà ní ṣe. Ọlọ́run fún alálùbáríkà. Ọlọ́run fún alálùbáríkà. Ọmọ ya Làtínì. Ọmọ ya Làtínì. Ya Làtídà. Àwọn ya Làtídà. Bàbá Làtíńkọ́.

Àníkó lídì jòkó. Àmà níkó lídì jòkó. Òun náà tẹ́ra yóò gbìyànjú. Mo ti láyé gbìyànjú ní ẹ̀kọ́ bá lé ni. Mọ́ tẹ́ gbọ́ bá lé ni. Ọlọ́run sàlékún wá. Ọlọ́run sàlékún ládá. Ọlọ́run sàlékún bàtà. Ọlọ́run Muhammad. Ọlọ́run lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run tẹ́kọ̀ soso ọlọ́run. Ọba lóhun bá lé ni. Ọba lóhun bá lé ni. Òun ní ìdíẹ̀. Òun ní ìdíẹ̀. Ààrin kò burú. Ayọ̀ ń dá rẹ̀ pé máa lọ. Màá ń gbà pé òun náà mọ̀ pé. Òun náà mọ̀ pé ó Mo tún ní mẹ́níjà àwọn fàtàrà àtúnjọ́ tó wáyìí. Yá kí láàá ẹ̀là Ẹ̀yà kí láàá ẹ̀là ẹ̀là. Ọmọ àfáà púpọ̀ ni wọ́n. Bàbá púpọ̀ ní ìdílé wọn nígbò ilé àfà ni. Ilé àfà ló ti wọ́n. Èmi náà débẹ̀ jò ní bàbá náà débẹ̀ jò àwọn ẹ̀kọ́ àwọn àfà ni wọ́n. Wọ́n wá ní ẹ̀kìláàsù púpọ̀. Wọ́n ṣe mímọ́ púpọ̀. Ó ní ẹ̀kìláàsù púpọ̀. Wọ́n ṣe mímọ́ máa níbi wà ń bàdàn ní ọjá wọ́rì púpọ̀ ọjá bàbá ọmọ wọ́rì púpọ̀ òkè ààrẹ náà bẹ́m̀bẹ̀ òkè ààrẹ bẹ́m̀bẹ̀ ayédé náà bẹ́m̀bẹ̀ albárkà náà bẹ́m̀bẹ̀ albárkà náà bẹ́m̀bẹ̀ albárkà náà bẹ́m̀bẹ̀ wọ́n ní ẹdó dáadáa wọ́n tó dáadáa wọ́n sàlbárkà rẹ̀ wọ́n sàlbárkà rẹ̀ wọ́n sàlbárkà rẹ̀ wọ́n sàlbárkà rẹ̀ wọ́n sàlbárkà rẹ̀ wọ́n sàlbárkà rẹ̀ wọ́n sàlbárkà rẹ̀ wọ́n sàlbárkà rẹ̀ wọ́n rẹ̀ alábìdàn kọdìríyà ni ìsinmìlá ìlàlá ìhákìlá ìlàlá ìjá ìlà ìlàlá ìjá ìlà ìlàlá Alábìdàn Bùkátà gbé ìrìn àbìdí ìwọ́sí tí wọ́n ń pè ní alábìdú jù aláàbìdù lọ. Aláàbìdù ní jẹ́bẹ̀ aláàbìdù alábìdù. Ẹlẹ́sìn ní jẹ́bẹ̀ ni wọ́n àfáà ni wọ́n. Fáà ni wọ́n lè wọ́n. Bàtọ́ náà lọ́dọ̀ wa. Bàtọ́ náà lọ́dọ̀ wa ní òṣèlú. Pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́gbogbo ń sábá ti ṣe dí ní ó ti ń dáadáa. Ó tó bá ti ní ó ṣe ní ṣe. Àti sàájù dí ni. Sàájù dí ni. Ìjẹ́lísà kàdìríyà pàápàá. Ìkọ̀dìríyà pàápàá. Ìjàníyà náà. Ìjàníyà bá kẹ́rẹ̀. Gbogbo ẹ̀ la fi kọ́ wọn. Gbogbo ẹ̀ la fi kọ́ wọn. Bá Ọdìríyà ló ṣe ọ̀pẹ̀ àlùbáríkà sí. Àmín. Ọlọ́run àfá àti ṣàdúrà fún Àmín. Yóò sì jẹ́ fi ṣe rin láyé. Àmín. Ẹ dákun ẹ̀tẹ̀lé dán orí fún yín ọmọ kéékèèké ní gbogbo wa. Èmi náà ọmọ kékeré ni mi tí ẹ bá wo òtìjọ́ ọmọdé orí ọ̀tà pájìnà. Ẹ̀wà ní tètè rí ààrẹ tó ti sá kọjá àwọn èèyàn ní tètè rí dápadà mọ́. Ẹ wá dúró mi òfin Ọlọ́run. Ẹ rí pọ́lọ́run ó dòó dè yín pẹ̀lú dáadáa. Ẹ sàlùbáríkà. اللهم صل وسلم على سيدنا ومولانا محمد امين صلاة تنجينا بها من جميع الأهوال والآفات ما تكلنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع سيئات وترفعنا بأنك على درجات وتبلغنا بأكثر الآيات من جميع خيرات الآيات وبلاد الموت àwọn awíláwà ah, ní ẹ̀rẹ ní níkìsí pẹ̀lú òmùrọ̀lọ́ wájú àwọn àfáà rẹ̀ nísìn kálùkọ́ tẹ́wọ́ bàbá wa ìmáàmà agége àwọn olókùn tí ó sàdúrà fún wa ẹwà kí sọ́tùl mọ́líkì lápapọ̀ ń bẹ̀ òsàkúrù àti jàmá àtàwọn tàà wé láwàní fún àtàwọn tí ó tráfù àtẹ̀yà alásàlátù àtàádà eh, ummahat akawat, fatayat àti zina àti gbogbo àwọn rahamatu gbogbo yìí mọ́ dá kọlọ́kọ̀ kan ẹ̀yin ahabab ẹ̀yin ilétò mọ́sálásí àwọn àfáàlé kéwú àwọn nìúsà àwọn majílísìlà àlá àtàwọn ribat àwọn mukaddamun gbogbo yìí náà lásàdúwà fún lásìkò tí bàbá eh, ìmáàmù àgbà tí wọ́n sàdúwà fún wa táàfi dìdí ńlẹ̀ bàbá wa láti bí ìrókò sí àmà ní ogun mukadamun ẹsọ gbọ́lọ̀ gẹ́gẹ́ sàdúwà